الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته سنيت أسواج لوري إدام الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تعالى لوري بيري تنبيري لو أن يبقى أقسام التوحيد أو يكتي توحيد توقسي na ní ọ̀sẹ̀ tó kọjá lọ àbí ní ìjòkó ètò kọjá a ṣe àlàyé ìtumọ̀ ayà afara'aytumul lata wal izza wa manata thalithata al-ukhra a rẹ̀ ṣe àlàyé gẹ́gẹ́ bí sheik ibn baz bá ṣe mọ́wá igbé àwọn èèyàn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yí o àbí àwọn mẹ́ta yí àkọ́kọ́ igi kan náà ń pè bẹ́ ní àrẹ̀ manat àpáta kan ni wọ́n gbé òkúta kan náà ń pè bẹ́ẹ̀ ní tí ń bẹ̀lọ́nà Madina àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ni máa jọ́sìn bàbá kẹsíwájú pé wà kana hawla al-ka'bati hina dakhalaha an-nabi sallallahu alaihi wasallam wa fataha Allahu alaihi 360 sanaman kulluha hawla al bàbá ní pé nígbà náà lọ́hun ní kàábà before kí ọlọ́ọ̀bá tó ṣí kàábà fún nabi sallallahu alaihi wasallam ká nabi tó tẹ́kù bá Makkah òsàm 360 òsàní bẹ haula ló wà ní surrounding kàábà nínú ẹni ìtànkì ni hablu alladhi yu'azzimunahu alladhi qala fihi Abu Sufyan yawm Uhud nínú ẹni hablu àbí léyìí tí Abu Sufyan kó tó yíkí wọ́n gba Islam tán sọ nípa òsànà ní ibi ogun Uhud ala habal ẹgbẹ́ habluga àbí habal qala rasul sallallahu alaihi wasallam lahum anabi wa ń sọ fún wa pé qulu allahu a'la wa ajal ọlọ́ọ̀bá ló gajù ló dẹ̀ fi gbẹ̀gbẹ̀jù qala abu jahali tún sọ náà jẹ́ abu sufiyani sọ ní jọna lọ́wọ́ wípé lana al'uzza wala izza lakum awala ni al'uzza ayo da ni uzza kankan qala abu rasul sallallahu alaihi wasallam yawm uhud anabi wa sọ fún ọlọ́jọ́ náà lọ́wọ́ níjọ uhud wípé qulu in te ke ma sọ ní wípé allahu maulana wala maula ọlọ́ọ̀bá ni olùdáàbòbò ti wá ẹ̀yin òdẹ̀ lólùdáàbò kankan fàhàrí al'alihatu lẹ́ti ya àbùdó náà min dórí láhí kúlù ha bá tílatun ṣe kọwa ní kí gbogbo àwọn nǹkan tí wọ́n jọ́sẹ̀ fún ní dẹ̀yìn Allah gbogbo wọn asán ni wọn gbogbo wọn tán yá sawa'an kanat min ash-shajar àbí nínú àwọn tí wọ́n ti kó ni aw min al-kawakib aw ghayriha àbí nínú àwọn ìràwọ̀ ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa hadha yusamma tawhid al-ilahiyya ilé ganganan pè ní tawhid al-ilahiyya ó dẹ̀ ni tawhid al-ibada kama jẹ́sìn fún Allah ní kan ṣoṣo wa huwa ma'na la ilaha illallah ilé dẹ̀ ni tuma la illallah wa huwa alladhi ankarahu al-mushrikun ilé gangan àwọn olùṣẹbọ nígbà náà ni wọ́n takò

an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́run ní dájúdájú àti rẹ́sí gbogbo al'umma kọ̀ọ̀kan òjíṣẹ́ in tá òjíṣẹ́ yẹn sọ fún wọn ní wípé ẹ máa jọ́sìn fún Allah ẹ wá jìnà sí àwọn taghut taghut ní àwọn nǹkan mìí tí wọ́n jọ́sìn fún ní Allah gẹ́gẹ́ bí ẹni Allah sọ nínú ààrẹ òjíṣẹ́ kankan síwájú wa nabi sallallahu alaihi wasallam tí kẹ bá kí ń ṣe wípé a ma ń sọ wáhàyù kalẹ̀ fún annahu la ilaha illa ana wáhàyù yẹ ni wípé a ní kò sí ẹnìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn tó yàtọ̀ sí ẹ̀mí ọlọ́wà bá fa'ibudun tó dandan ni o tó bá ti wá ní tàwíhìdì lára ogùdọ̀ wá ní ìgbàgbọ́ nínú annabi sallallahu alaihi wasallam so ibá yẹn àbí wa ṣahadati bi annahu rasulullah ogùdọ̀ jẹ́rìí wípé annabi yẹ o ní òjíṣẹ́ ọlọ́wọ́ ba ká má sì gbàgbé wípé tó bá ti lè jẹ́rìí pé muhammadun rasulullah àwọn tó kó sí nínú wípé ta'atuhu fi ma amara in tánàbí bá ti pàṣẹ ogùdọ̀ mọ́ ṣe wàṣìtìnàbù ma náà àánúhu wa zajara tánàbí bá ti ní máa ṣe lè ìwọ̀n ògbùdọ̀ débẹ̀ wà tasdiquhu fima akhbaro in tánàbí bá ti fún wa ní ẹgbọ́n parẹ̀ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ nǹkan báyìí ló ògbùdọ̀ nígbàgbọ́n bima shara'a ó sì gbọ́dọ̀ jọ́sìn fún Ọlọ́run bá àyàfi tánàbí bá ti mú wa tó bá ti fi kíní kan ṣe ẹ̀sìn ń pè ní bàbá ní kí o gbọ́dọ̀ nígbàgbọ́ kí ànábì yíò oní rasulullah wa khataman nabiyyin o ń dẹ ní ìparí àwọn ànábì ọlọ́ọ̀bá the seal khatamal anbiya the seal of the, of the prophet la budda min hadha bàbá ní daddare léyìn wa la budda aidan min al-iman jami'i ma akhbara Allah dẹ́dẹ́ tó wá ní ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú gbogbo tọ́lọ̀ bá sọ fún wa àti tánàbí bá sọ fún wa nínú tó ti ṣẹlẹ̀ ní àti tí ó mọ̀ ṣẹlẹ̀ Allah bá sọ fún wa pé Yájúj àti Májúj ń bọ̀ wá Ànábì sọ fún wa bẹ́ẹ̀ Allah jẹ́ yíwa pé Dajjal yóò padà yóò sọ fún wa bẹ́ẹ̀ Allah jẹ́ yíwa pé Ànábì Isa alayhi ṣe padà bọ̀ wá Muhammad sallallahu alaihi wasallam ti yóò yíwa bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbọ́dọ̀ gbà fún wa ní wípé Ànábì ṣe ìrìn àjò lóru al-Isra láti Makka lọ sí Jerusalem láti bẹ̀yẹ lọ sí sánmẹ̀lẹ̀ kejì Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa nínú Qur'an subhanalladhi asra bi abdihi ila akhiril aya gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni annabi sallallahu alaihi wasallam fún wa ní ro bẹ́ẹ̀ wọ gẹ́gẹ́ bí musulmi ó gbọ́dọ̀ nígbàgbọ́ parẹ́ ó gbọ́dọ̀ àmọ́ rúpí à ẹjẹ́ ká ronú sí kíní yóò bóòlè yóò ṣe wá rìnrìn ni èyàn ti ń sí ojú ọ̀nà lọ sí ni ẹ̀wù adìráwò yẹ̀ lè ní tí wọ́n pẹ̀rẹ̀ àwọn ní mùsùlùmí tí wọ́n takò wọ́n ní òpọ́síbù aráwẹ̀ tó ṣe kí wọ́n takò Masihi Dajjal tí wọ́n takò pé Dajjal wà àwọn ahadith tó wá nípa Dajjal kìí ṣe kékeré kò lóǹkà ó lágbára ó pọ̀ gan mo ní olóǹkà nítorí pé ó pọ̀ gan ẹjẹ̀ ń sọ pé kò lóǹkà Yorùbá mọ́ ló fún tọ́ òkè ìṣẹ́bá ní olóǹkà ìtùwẹ́ ní púpọ̀ gan ẹ̀hẹ́ ó lè ká òbọ̀ pọ̀ so káàmọ̀ rẹ̀ nìkan kọ́ mọ́ sọ fún wa pé Dajjal ò ní padà wá mọ́ tó bá wá wá kí ló fẹ́ máa ṣe tí yóò àlọ́ máa tẹkiní kan ní kí ẹ máa ṣàwẹ́wà nípa irú nǹkan báyìí nǹkan ohun gẹ́gẹ́ bí zindiki mọ́kíkásì ṣe ń ṣe gẹ́gẹ́ bí pastor Jamiu Adégúnwà ṣe ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àtúnṣe kí wọ́n rí ojú ọ̀nà yẹn níbi máa takò àwọn ọ̀rọ̀ sallallahu alaihi wa alihi wa sallam àwọn ọ̀rọ̀ Ànábì èyẹ gbọ́dọ̀ takò ìwọ gẹ́gẹ́ bí ni a máa ṣe kíní kan ní tí ó kọ̀kọ́ wá sí máa jẹ́ pé bóòmù ìkọ́kọ́ fẹ́ máa ṣe náà ó wùlọ̀ kọ́kọ́ gbà lódodo náà ó wà mọ̀wá bóyí sí ó wà ní ìgbàgbọ́ nípa rẹ̀ títà jáde bá délé ní ẹwàwó tán bá òjò jẹ́ tán bá jẹ́ délé ní o wọ́n ti jẹ́ kó yàwó yẹn pé kò sí tí ń jẹ́dà jáàlì irọ́ lásán ni ànẹ́bí Ìsá kankan ò ní padà wá mọ́ irọ́ ni tó bá padà sallallahu alaihi wasallam ṣe òun question ànẹ́bí ní sallallahu alaihi wasallam wallahi wọ́n ti ma yáà position ànẹ́bí ní ọkàwé yẹn wọ́n jẹ́ kó yàwó yẹn pé wọ́n kí ni ah ẹlòtà nẹ́bí ànẹ́bí aṣíwájú ẹ̀ aṣíwájú kì ní ká nẹ́bí ẹnu lásán wọ́n ti jẹ́ kó fú ẹlẹ́mì wọ́n ti jẹ́ yọ agbókò nídìí kó tẹ̀lé ànẹ́bí ah, kò nídìí gbogbo tó bá sọ náà kọ́ra lè gbà wà láyìn tán fi sáì kọwa láwùjọ táà mọ̀ nìyẹn ṣe yé báyẹn so o ní pé ànẹ́bí ló fún wa ní ìwọ nípa irú nǹkan báyìí a gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ni ẹnìkan sọ gẹ́gẹ́ bí Jackman ṣe ń sọ wípé tánàbí bá agbógbó fátúwátánàbí ṣe náà kọ́ra lè máa tẹ̀lé àwọn fàtíwá mi ń bẹ tán nàbí ṣe àwọ́ tún sẹ́ntí wá ní à a níbi ah, sọ́rọ̀ wá ló tún tún sẹ́ntí ẹ̀ ah, ọlọ́ndàkùsá sọ wa kọ́lọ̀n kó sọ wa kó sọ́ẹ̀sẹ̀ wa ẹ̀dẹ̀ ráwọn èèyàn tí wọ́n pọ̀ lọ bá mú níwájú àwọn ènìyàn tí wọ́n gbọ́ tó gbọ́ mọ́ pariwo Allahu Akbar èèyàn takò ànẹ́bì sallallahu alaihi wasallam èèyàn jẹ́ <laughs> yíwa bọ́ọ̀lọ́ sí wọ́n sọ fún gbẹ́ta náà ìbáṣọ́rọ̀ ó change ìwé àgbà ìrìnàgbà lọ́wẹ́ kò possible náà <clears throat> kò possible because ọlọ́ ti ń sọ fún adẹ́nu Kùránì pé ati'u Allaha wa ati'u Rasul ọlọ́wọ́ ní pé <clears throat> ati'u Allaha wa ati'u Rasul wa ati'u jakmal ọlọ́wọ́ sọ bẹ́ ati'u Allaha wa ati'u Rasul sallallahu alaihi wasallam àfẹ́ mọ́rú pòsíṣàn rẹ láwùjọ àfẹ́ mọ́ báwọn yẹn ti ṣe gbàtẹ́jẹ́ pẹ̀lú ẹ̀ tó àróbọ̀ ọ̀dàrọ̀ yẹn sínú tọ́ílẹ̀tì ni àsìbọ̀ flush ẹ̀dànù kò wúlò ní ẹ ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam òun ló wúlò níbi ọ̀rọ̀ ẹ̀sìn kò sí ọ̀rọ̀ ẹni sallallahu alaihi wasallam because annabi lọ́lọ́ bá rẹ́ sí wa kó wá jẹ́ sallallahu alaihi wasallam annabi ò wa tán kí wọ́n wá dékọ́ ló gbà lọ wa abadan awò ní sọ́lẹ̀ gbogbo fìtínà tí ó bá wù kẹfojú yẹn rí láwùjọ wàláhì ẹ gbọ́dọ̀ fi ojú ọ̀nà Nabi rẹ̀ sallallahu alaihi wasallam a sì tẹ́lẹ̀ tàbí kúnà ní inṣáàlá al-karim wàlá na khafu fillahi lawmata la'imi inṣáàlá so bàbá ní pé gbogbo tọ́lọ̀ bá ti sọ tán Nabi bá ti sọ ó sàti rínú Qur'an hadithi dẹ̀ rinlẹ̀ à ó tako làákàí rẹ ẹ̀yìn gbàtẹ́mi gbé sínú làákàí afá à nídìí làákàí rẹ láàkàí rẹ ló ní fọ́ọ̀tì kìí ṣe àyà Kùránì ló ní fọ́ọ̀tì láàkàí rẹ ló ní ìṣù kìí ṣe àdífì ló ní ìṣù agbùdọ̀gbọ́nyẹye kò yíwa yékéyéké nam la yatimmu tawhid wa iman illa bi hadha i tawhid rẹ ò tí pé o iman rẹ ò tí pé o àyàfi bihi wa rasuluhu sallallahu alaihi wasallam fil Qur'an in ta n sọ ni wípé aló tí di mùmìní tó pé ìmánì rẹ̀ ò tí lálàáfíà àyàfìgbà tó bá tó gbàgbọ́ nínú tọ́lọ̀bá sọ <clears throat> àti nínú tánàbí sọ sallallahu alaihi wasallam kódà tó bá fẹ́ máa ṣe yèméjì nínú tánàbí bá sọ kó tó máa ṣe yèméjì kọ́kọ́ wo àwọn nǹkan míì tánàbí ti sọ fún wa pé yóò ṣẹlẹ̀ tí wọ́n náà ti rí pẹ̀lú ojú ara rẹ̀ méjèèjì <clears throat> anẹ́bí sọ fún wa sallallahu alaihi wasallam wípé anẹ́bí sọ pé anẹ́bí <clears throat> sọ fún wa pé sallallahu alaihi wasallam wípé tó ń bá kú tán àwọn khulafa rashidun 30 years ni wọ́n fi ṣe ìjọba intanẹ́bí sọ ní <laughs> wallahi 30 years gẹ́gẹ́gẹ́ ni wọ́n lò àwọn àwọn khulafa rashidun abubakar siddiq umar bin khattab uthman bin affan ali bin abi talib 30 years lànẹ́bì ni wọ́n lò wallahi 30 years gbẹ́rẹ́ lọ́lù bóyá umaru abubakar lò ọdún méjì àbí umaru lò bí 12 years inú Usman lò bí 12 years tẹ́másà sí gbogbo ẹgbà pọ̀ <coughs> ó padà pé 30 anẹ́bì ẹni tí ó ṣẹlẹ̀ nìyẹn anẹ́bì jí ó yíwa sallallahu alaihi wasallam tó ń bá lè kú tán ohun àwọn èèyàn kan ó dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fi àwọn nǹkan mí òkú ẹsẹ̀ ohun anẹ́bì kú kò pẹ́ àwọn sàhábà bẹ̀rẹ̀ sí ní máa wípé ah. àà anẹ́bì sọ ń pa Khawarij kó tó kú náà anẹ́bìn sọ pàwọn nìkan bọ̀ àkàwárí anẹ́bìn wọ́n sí zílù kò wéí sọ́rọ̀ pé yóò jáde min aslábi hadha rajul qawmun yaqra'una al-Qur'an wa la yatajawazu hanajirahum ó ma ka Qur'an kò ní kọjá gbogbo ọmọ kódà nẹ́bì júwe zú sàdíyẹ́yì nínú àkàwárí anẹ́bìn wa anẹ́bìn lẹ́ni ẹ̀ rán pé so anẹ́bìn sájú ẹnìkan ìgbà tí àlì tó bá àwọn àkàwárí jẹ́ nínú harawan alíwà bẹ̀rẹ̀ sí ní máa wá àrin àwọn tó kú alíwà rẹ̀ ní ẹgbẹ́ ìyẹ̀tánẹ́bí sọ ní àwárìjì ni wọ́n lóòtọ́ anẹ́bí ò ti sí mẹ́rẹ̀ tó fún wọn ní ìwọ̀n parí sallallahu alaihi alhassan bin abi talib alhassan dẹ́ ṣe lóòtọ́ nígbàtí àwọn faction muawiya tó wà lẹ́gbẹ́ kan àti àwọn <clears throat> faction kejì náà pẹ̀lú Ali ibn Abi Talib nígbàtà lè ikú tán ó dẹ̀ ṣe sulhu ó dẹ̀ dúrọ́pù jẹba fún Muawiya ìjádẹ tán láàrin àwọn mùsùlùmí gbà náà anẹ́gbà fún aláwọ̀ ọgbó tó pọ̀ anábì sọ máa káà mùsùlùmí wó bẹ̀rẹ̀ sí ní máa jà wọn lúlógún káàkiri wọ́n dẹ̀ wí ni wọn gbogbo ọdẹ̀ náà wí ni lóòtọ̀ gẹ́bà nẹ́bì sẹ́sàn sáwọn ètò ti rí tánàbí sọ tó jòdòdó yẹn ṣé kò ti tó láti jẹ́ kó nígbàgbọ́ nínú àwọn ẹ̀mí tó ṣe pé kò tí rí Ànábì sọ fún wọn sallallahu alaihi wasallam pé àwọn di halal fúnra wọn wọ́n zina zina di halal zina di nǹkan ẹ̀tọ́ láwùjọ ṣé kò ti dì wọ́n lò ti fojú ara ẹ̀rí ni ibo ló fẹ́ lọ tó ní gbórin bó kẹ̀kẹ́ náà fẹ́ orin náà fẹ́ fi bà

big mommy àbí big daddy tí náà pè ní ó tún ní man friend ọ̀hún àpè ní kìnnà ní man friend àwọn sùfàá man friend àbí alárafà mi alárafà mi ni wọ́n <laughs> alásìírí mi àti ẹmú kọwọ́gọ́ <laughs> so àwọn nǹkan tó jẹ́ búrẹ̀ ẹmọ̀ Ànábì sọ pé àwọn obìnrin kan bọ̀ wá Ànábì láwọn olóhun rí tán pọ̀ jùnú náà Ànábì ni pé kàásíyàtùn àríyàtù àwọn obìnrin tí wọ́n wọ́sọ wọ́n sì tún wà hóhò tí ó mọ̀ rí wọ́n gbogbo ní fún àkọ́lọ̀ orí wọn ni tí wọ́n wọ́sọ fa mú wọ́sọ àwọn ilẹ̀ náà wọ́sọ bọ̀ ìhòhò ní wá sí wà anẹ́bì ni wò ní gbóòrùn alìjẹ́nà tó ń ti gbé alìjẹ́nà 40 years ìrìn 40 years ó ti mọ gbóòrùn ẹ̀kalẹ̀ pé alìjẹ́nà kan bẹ̀ mi ìrìn 40 years ó ti mọ gbóòrùn ẹ̀pá ah, kí ní kan bẹ ìdísà tó sì wà láàrin àtàlìjẹ́nà bí 40 years ni ó sì ti mọ gbọ́kalẹ̀ anẹ́bì láwọn obìnrin wọ̀ láìwọ̀n ní gbọ́dé gbówó wọ̀ hádà wà ìlú ṣedídùn àdébì fún aláwọn ọ̀run tí ó ṣẹlẹ̀ a sì ń fojú ara wá rí ànábì tí wọ́n jẹ́ yàkú láwọn gbẹ̀yà àwọn kaba yóò ṣẹlẹ̀ ànábì fún anígbò nípa dáàbà nípa dajjal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ń sọ àwọn kíní rízìn tàbí ń sọ ní wípé wàláhì àwọn ṣayàtìrù ti pọ̀jù láyé wáyé wàláhì wọ́n ti pọ̀jù gan wàláhì tó bá bọ́ sórí Facebook gbogbo sórí kini, ó kàn mọ́ ráwọ̀ èèyàn tí ó pọ̀ oníkálùkù ti ní liberty àti mú fídíò àti mú fóònù rẹ̀ oníkálùkù ní fídíò lérí fóònù mo lè register youtube mo lè create youtube channel mo lè create whatsapp group mo lè create facebook group oníkálùkù ti ní access sáwọn kiri láti ṣe tó wù instagram page o lè kéde kó gbé fóònù kó gbé fídíò báyìí kó mọ́ sọ̀sọ̀ kú sọ wàláì ètò ìmọ́ sábà fọ́lọ̀ àwọn kìíní ẹ̀ ìmídẹ̀ fọ́lọ̀ ẹ̀kẹ́ ṣe fẹ́ kìíní gàgà láti lè mọ́ táwọn èèyàn sọ kí ẹ̀ fi ṣàlàyé fáwọn yóò kàn pé kí ló tún lè sọ náà o kìíní báyìí ò ní ṣẹlẹ̀ ah ìtàdé fídíò ṣẹlẹ̀ yóò sì dédé wò sùnsùn ẹmọ tó mọ́ fẹ́ ni kò lè bá trend kí ni ó trend gan because àwọn yóò mọ́ fa bí kẹ́ẹ̀kan ní pé ẹ̀ ìhun tánníká mọ́ kí kèé ṣe wákàtí márùn wákàtí méjì ni ẹmọ̀ kí ni ẹ yóò strange yóò wà trend yóò ní likes yóò lè ní one point kíní kan k likes kíní kan comment youtube lè fún ní kíní kan igbá o lè fún ní kíní kan àwọn èèyàn wá ń tẹ̀ sí wọn samanan kọlílan ní àwọn owó pérése owó tí ò ní kàkù kàkà àyẹ́dẹ̀ ìtorí àwọn ẹfẹ́ sọ́rọ̀ ọ̀dẹ́ lẹ́bọ́ yẹ̀bẹ̀rún dínahùn bí áradin minad dunya àwọn yẹ́dẹ̀ ìta ìsin wọn nítorí àwọn nǹkan tí ò ní wúlò rárá níbi ọ̀rọ̀ ayé yìí ah fallahumma sallim sallim fallahumma sallim sallim allahumma sallim sallim so <clears throat> bàbá tẹ̀síwájú wípé hagbùrọ̀ nígbàgbọ́ nínú àwọn kìnnìyàn ọ́n fi sunnati sahiha àbí nínú àwọn súnnà àwọn ahadith tó lálàáfíà <clears throat> min amril akhirati waljannati wannari walhisabi waljizai wasirati wa ghairi dhalik agbùdọ̀ nígbàgbọ́ nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ta bá kú tán ní yamal kiyama ogbùdọ̀ nígbàgbọ́ nínú aljanna ogbùdọ̀ nígbàgbọ́ nínú náà ogbùdọ̀ nígbàgbọ́ nínú ìṣirò ogbùdọ̀ nígbàgbọ́ nípa alìjẹ̀zá ìṣẹ̀san ike wọ́n san àwọn ẹ̀lẹ́san gbogbo tẹ́ bá ṣe wà sirat ó gbọ́dọ̀ nígbàgbọ́ nípa bridge tí ń bẹ across jahannam ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú gbogbo àwọn kama yíò kákan máa kí ní kákan sọ díẹ̀díẹ̀ nípa rẹ̀ àkọ́kọ́ oní pé ìjọ́ ọ̀nà ń pè ní yamul akhir yamul akhir oní ìjọ́ tí oníkálùkù ó dùn níwájú ọlọ́ọba yawma yanzuru al-mar'u ma qaddamat yadahu wa yaqulu al-kafiru ya laytani kuntu turaba ìjọ́ táwọn yóò wọ́n tán ṣe síwájú pé ah gẹ́gẹ́ bí àyọ̀gbà sí máa ń sọ wọ́n ni ti gbangba ó dẹkùn ti kèdèrí ó bẹ̀wò tí ó ti bá yà bí ìjọ́ náà pẹ̀lú yàmù kìyàmà ìjọ́ tó ma wíṣì rí pé kó jẹ́ kí gbogbo time tí mo lò láyé mi mi ò lò a single second àyàfi nínú ìjọsìn ọlọ́ọ̀bà ìjẹ́ omi mú ìṣiṣẹ́ ìṣẹ́ nìtì mọ́ kàjókó second kò wá waste báyìí tí ìbá ṣe kí mo fi ń jọ́sìn ìjọ́

ضربان قسمان فئتان طائفتان فطائفة في الجنة وطائفة في عذاب شديد àwọn ìpín kó wà nínú aljanna àwọn ìpín yíò wà nínú annar nínú ìyà tó lágbára so aljanna ó ní ààyè kan tó ṣe pọ́lọ̀ bá ti dákalẹ̀ li ibadihi at-ta'i'in al-mu'minin al-muwahhidin al-muslimin ọlọ́n dákalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ múmini òdodo tí wọ́n dẹ̀ gbọ́gbà sọ́lọ́ àtàlẹ́bì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n wà láyé àwọn ọlọ́lọ́bá dẹ́ aljanna yìí fún kí wá ní annar o ní àyè tí ọlọ́bá dẹ́ fún àwọn olùtakọ ọlọ́ọ̀bá àti olùtakọ annabi sallallahu alaihi wa alihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà alhisab o ní ìṣirò tó ní kálùkù ó ṣe ní yamal kiyama gẹ́gẹ́ bẹ́ẹ̀ aljaza ẹ̀san asirat o bridge gẹ́gẹ́ o ní bí kápẹ̀ ní bridge tí ń bẹ láàrin tó kọjá lórí jahannam oníkálùkù ma kọjá gẹ́gẹ́ bá nabi sallallahu alaihi wasallam ṣe ṣàlàyé ala qadari a'malihim as-salihah aw as-sayyi'ah lórí àwọn iṣẹ́ wọn àbí ọlọ́wà kó sọ wa kó níbi ibẹ̀ <clears throat> àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ní pé wà láàbúdà min al-imani bí an allaha arsala rusul agbùdọ̀ nígbàgbọ́ kí ọlọ́ọ̀bá rán wò jíṣẹ́ o wà anzala al-kutub àti kó sọ àwọn tírà kalẹ̀ kama bayyana fi kitabihi al-azim bí ọlọ́ọ̀bá gẹ́gẹ́ fún ààrẹ <clears throat> <clears throat> àti sọ́họ̀fọ̀ Ibrahim wa Musa kullu hadha la budda kullu hadha la budda minhu gbogbo lè yàgùdọ̀ ní ìgbàgbọ́ nípa rẹ̀ yáni bí kulli ma akhbara Allahu bihi wa rasuluhu gbogbo tọ́nà bàbá ti fún wa ní rún parẹ̀ àti annabi rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam inshallah al-karim ó sì kú bí kan ta fi parí ìdáhùn bàbá so an bí Allah subhanahu wa ta'ala kó sọ́rẹ́sìn wa fún kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa láyé yìí kó ṣe wá nínú àwọn tí wọ́n wọ aljannatu aljanna al'ala firdaus hada wa sallallahu sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Abdullah